الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لإبليس قد أحيوه وكم من ضال تائه قد هدوه فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عقال الفتنة فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مفارقة الكتاب يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم ويتكلمون بالمتشابه من الكلام ويخدعون جهال الناس بما يشبهون عليهم فنعوذ بالله من فتن المذلين ثم الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فرابا سبحانه وتعالى لوري في رابا سبحانه وتعالى أدوى رابا سبحانه وتعالى أفواني أمي أدوك فرابا لوري أريه ọlọ́wọ́bá tún wá rán àwọn òjíṣẹ́ sí wa ọlọ́wọ́bá dá wa sínú eléyìí orí náà ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba tún wá jẹ́ ká wà nínú al'umma òjíṣẹ́ Ọlọ́run Ọba tó fi ń ga jùlọ ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ so àti olórí àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí orí kò tún wá jẹ́ kí ó kankan wà nínú al'umma annabi sallallahu alaihi wasallam lásán annabi jẹ́ ọlọ́wọ́ bá jẹ́ káwà nínú àwọn umma tí wọ́n dá annabi sallallahu alaihi wasallam nípa da'awa rẹ̀ so umma ijaba al'umma tí wọ́n dá dáwà annabi sallallahu alaihi wasallam tí wọ́n dá lóhùn bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò kàn tún jẹ́ kí so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tún wá sí orí tó ga fún wa a ń wo pé islamu wo ni a fẹ́ sí àwọn ṣe islamu tí àwọn sahaba tí wọ́n wà lórí rẹ̀ èyí tí annabi sallallahu alaihi wasallam tó fi àwọn so annabi sallallahu alaihi wasallam ó sọ fáwọn sahaba pé ibi tá ti pàdé ibi haud ni so islamu tí anábi sallallahu alaihi wasallam tó filẹ̀ fáwọn sahaba so tó jẹ́ salafiyya tó ṣe kóhun náà ni islam kìí ṣe ìpín tí islam kún sí kìí ṣe ìrántí islam kún sí so Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó tún wá sí orí tó ga fún wa látara pé islam yìí òun là ń tẹ̀lé orí Ọlọ́hun Ọba tún wá ga lórí wa pẹ̀lú pé àtúnwárá jẹ́ kó mọ níbẹ̀ yẹn lásán àtúnwá ń kọ́ sí àwọn sọ̀hábà níbi gbogbo ìgbésí ayé wa so eléyìí orí Ọlọ́run ọba tó gagan ni ẹni tó bá kú lérí eléyìí ìran kan wà lọ́dọ̀ Ọlọ́run ọba ìran kan ó ma wà fún ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba pé á ah! ní pé àwọn okùnfà tí ó fi rí àánú Ọlọ́run ọba pọ̀ so Ọlọ́run ọba tó wá ṣe wá nínú àwọn tó tún wá ní bùkátà fún ìmọ̀ à ń wá ìmọ̀ nípa ẹ̀sìn wa bá a ṣe ń wá ìmọ̀ nípa bóòlà wa náà ó ṣe tàndáwà ká ní pé ókè èmi náà fẹ́ ní àwọn àmà tẹ́mi náà fi lè ṣàwọn èèyàn láǹfàní bẹ́ẹ̀ náà làwọn látún wá ìmá bó láṣe túnra wá sí so eléyìí orí Ọlọ́run Ọba tó gaga ni eléyìí orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó gaga ni so in tí ó jẹ káwọn oró yìí kó máa bẹ ẹdúgbàdúrà àwọn orí àwọn orísìírísìí àkílọ̀kọ̀ rẹ̀ àwọn nǹkan tẹ́yàn fò tẹ́yàn ò bọ́ sínú ìdàkejì orí yẹn tó jẹ́ ìjìyà sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àbí tí mi nú rẹ̀ dá tó bó kẹsẹ̀ gbogbo ẹni jíyà ọlọ́wọ́ bá dá ọ ọlọ́wọ́ bó wá dọ́ lẹ́ran kò dọ́ lákùkọ sọlọ́wọ́ bá dọ́ ọlọ́mọ èèyàn ọlọ́wọ́ bó tún wá dọ́ ọlọ́mọ èèyàn lásán ọlọ́wọ́ bó dá ọ ní ọmọ èèyàn tó ní làákàì sẹlùmí ti ya tọ́ka rẹ̀ sí islam ọlọ́wọ́ bó tún wá tọ́ka rẹ̀ sí islam lásán kò tí ó tún fi ọmọ islam lásán so ó tún jẹ́ kó ṣe islam nínú al'umma tó fi ń dáa jùlọ torí pé àwọn al'umma ti síwájú ma wá dúró rẹ̀ ọlọ́wọ́ lórí rẹ̀ so ọlọ́wọ́ bó tún wá jẹ́ kó ṣe islam nínú al'umma tó fi ń dáa jùlọ lẹ́yìn annabi tó fi ń dáa jùlọ sallallahu alaihi wasallam ó tún wá sí ọ nínú wọ́n make sure pé islam yẹn ó gbọ́dọ̀ wá látọ̀dọ̀ annabi gangan so ó sì gbọ́dọ̀ jẹ́ nǹkan táwọn sàhábà gbọ́yé tí wọ́n wà lórí ẹ̀ àwọn tọ́lọ́wọ́ bá yọ́nú sí kò tún wá mọ́ bẹ́ẹ̀ lásán Ọlọ́hun bá tún wá fi ìfẹ́ mọ̀ sí ọlọ́kàn ní pé mo fẹ́ mọ̀ mọ̀ tí n bá wájẹ̀ mú lọ díẹ̀ ká tún mú ká tún bọ́ síbi táti wá mọ̀ alkiyama náà ayé ah orí Ọlọ́hun bá mọ̀ ga lórí rẹ̀ so Ọlọ́hun bá tún wá fún ọ ní oore pé kó máa dún ní máa àwọn nǹkan tó ń kọ́ nínú súnnà nínú sàlàfíyà tó sì pé nkankaná ní méjèèjì so kó ma dúnímọ̀ rẹ̀ láwùjọ tó sì pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn yà pa rẹ̀ ni ṣe wá dúrú kòtò téyàn fò téyàn fi débi àánú ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá ga lórí wa gan téyàn bá jẹ́rú tó ma ronú ni yóò mọ ọ̀pọ̀ ẹkùn yóò mọ pọ̀ gan so lára orí èyí àti látara pé a mayi orí èyí òun náà ni irú òjòkúta gbé kalẹ̀ yìí láti pé orí tó ga jùlọ táwà bálú jù ní gbogbo ògbésí ayé wa sódà kò ní fi bọ́mọ́ wa lọ́wọ́ sódà ọ̀rọ̀ owó ní dàbí àwọn ẹlòmíì ọlọ́mọba sẹ́wọ́n kí Ọlọ́run bá sọ pé ká fún wa ẹni tá fún ní àwọn àyá ti wa ó wá yí ẹkún mẹ́ ó túnmọ̀ kó ti wà lórí ìmọ̀nà tẹ́lẹ̀ ó wá yí ẹkún mẹ́ ó wá padà di ìdàkúdà débi pé fa atba'ahu shaitan shaitan gan wọ́n tẹ̀lé òun gangan so ibadallah orí yí orí tó gagan ni so uh, àwọn olùmọ́sí ma ń sọ pé idha kunta fi ni'matin far'iha so ní pé tó bá wà nínú kan rí oore yẹn sọ má kó bọ́mọ lọ́wọ́ tó lórí ìgbà tó bá bọ́mọ lọ́wọ́ kó tó mọ̀ oore yẹn so nínú rẹ̀ náà ni àwọn àjòkó báyìí ṣẹwárí nínú àwọn ìjòkó tó ṣe pàtàkì jùlọ ni àwọn àjòkó tó múrú àwọn kìí ṣe nítorí èmi tí ń sọ ara ọ̀ but nítorí àwọn nítorí tọ́pìkì tọ́pìkì yìí èyàn ó fi dúpẹ́ orí Ọlọ́run ọba lórí yàn gan èyàn ó sì fi tún gbìyànjú láti sọ́ra níbi tí ó yẹ èyàn kó lórí orí Ọlọ́run ọba tọ́pìkì tí a fẹ́ wó láàrin ara wa lónìí òun náà ni àlàyé ètẹ́ àwọn mùnáfìkí so láti wó islam so àlàyé ètí àwọn manáfikí so àbí bíbá ètí àwọn manáfikí jẹ́ tí wọ́n fẹ́ fi wó islam so asìlò tọ́pìkì gangan yẹn so ibtalu kaydil munafiqin fi hadmil islam so bíbá ètí àwọn manáfikí tafẹ́ fi wó islam bíbá jẹ́ àmọ́sẹ̀mọ̀ pé tí yẹn bá tú sí ọba so kíyàn sí communicate ní kókó kìí ṣe topic ní ẹfẹ́ jẹ so lè bó òun náà ni pé nullifying the aims of the hypocrites in their efforts to destroy Islam from within so topic yìí fala hawla wala quwwata illa billah àbáwọn nǹkan tó jọmọ́ báyìí gbogbo mùsùlùmí ló ní hajjá sí gbogbo mùsùlùmí ló ní bùkátà sí gbogbo musulmi ló ní láti sọ́ra rẹ̀ kúrò níbi ètè àwọn mùnáfíkì torí pé àsìkò tá ń gbé àsìkò tó lágbára gẹni gẹ́bà náà sí rí zẹwárí tọ́pìkì yìí látara ìzọmù rẹ̀ látara bó ṣe tóbi tó àti látara bó ṣe ṣe pàtàkì tó àti látara bíyàn ṣe gbọdọ̀ fún ní ìnáyà tó bíyàn ṣe gbọdọ̀ fún ní pàtàkì àti ìgbárùkù ti tó in tó dámi lójú ni pé ìjòkó kan ò lè yanjú rẹ̀ kódà yí tó dámi lójú ni pé wákàtí márùn-ún ò lè yanjú rẹ̀ kéèsè nítorí nkẹ́kẹ́ nítorí ìbàjẹ́ táwọn èèyàn ti tàká lórílẹ̀ bó ti ṣe pọ̀ tó bó ṣe lágbára tó àti pàtàkì kíyàn máa bí tafsil kíyàn máa lẹ́kùn rẹ̀rẹ̀ kò tó ẹgbọ́n kan tí sọ yóò kò tó mọ́ láti pé kíyàn máa burú yìí ní kí ẹ̀kan mọ̀lẹ́rẹ̀ fẹ́ ara kí nìdí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà kó sáburú wọ́n sì ń padà ń jì sí so kò tó kò tó láti pé kí ẹ̀kan ma èèyàn gbọ́dọ̀ mọ̀ dáadáa ìmọ̀wó là ń sọ ìmọ̀ tẹ́yìn ó fi ma burú rẹ̀ tẹ́yìn ó fi lè rẹ̀ ara so nínú tó dá mi lójú dáadáa òun ni wípé kódà tẹ́yàn bá ní 5 hours kò lè àlè parí àlè parí topic tàfẹ́ sọ lónìí but insha Allah ta'ala bó bá ṣe gbà á ṣe bẹ̀rẹ̀ insha Allah bó bá ṣe bá á bẹ̀rẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́wọ́ bá àti yọ̀ndá rẹ̀ so bí ọlọ́wọ́ bá bá ṣe wá ń ṣe rọrùn a mọ̀ yọ̀nà rẹ̀ insha Allah ta'ala so ojú ọ̀nà ta fi wá sàlàyé nǹkan yìí so ojú ọ̀nà àwọn olùmọ́wà náà so ojú ọ̀nà àwọn olùmọ́wà tá mú wọn látara wọn tá ń kọ́ sí wọn tí ṣe pé mọ́ nìkan là ń mú àwọn osímẹ́ta àti hádìí wọn náà bóò náà ṣe ń ṣe táwọn náà bá fẹ́ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ bóò náà ṣe ń ṣe tán fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bóò náà ṣe ń tríkì àwọn masáìl so insha Allah ta'ala àwọn ojú ọ̀nà àwọn mashayikhawa gẹ́bí sheikh abdullal bukhari níbi tẹ̀nsík kátó nkẹ́ so ilé yẹ́ sí pé èyàn fi ara èyàn fi bọ̀tká fi ma àti ojú ọ̀nà Sheikh Abu Ayyab ní pé ká lọ hù nkẹ́ láti gbòngbò rẹ̀ láti rút rẹ̀ ibo ti ń bọ̀ ká lọ dí níbi tí ti ń bọ̀ ká lọ gbọ́ yé níbi tí ti ń bọ̀ ká fi ma gbogbo bí tí ó padà já insha Allah ta'ala so tawfiq ọ̀dọ̀ Ọlọ́run ọba so in sì sí na barakallahu fikum so tí muqaddima yìí bá ti yewa so kí láwọn nukot ta fẹ́ sálàyé níbi jòkó yìí kí láwọn nǹkan tí a fẹ́ yẹ̀nà na fúnra wa aláwọ̀kọ́ nínú àwọn nǹkan ta fẹ́ sálàyé fúnra wa òun náà ni kí ni wọ́n pè ní nifaq kí ni wọ́n pè ní annifaq àti pé àwọn àwọn onímunafikún nukto aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni sífàtù àwọn munafikun sífàtù àwọn munafikin so kí ni ìròyìn àwọn munafiki kí láwọn nǹkan tẹ́yàn fi dáama kí láwọn nǹkan tẹ́yàn náà fi máa sọ́ra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nukọ́ta ta mẹ́nubà òun náà ni khawfu salaf minan nifaq ìpáyà táwọn sálàfù ma ní níbi nifaq so ìpáyà táwọn sálàfù ma ní níbi nifaq so lẹ́ẹ̀kẹ́rin òun náà ni usulu nifaq àwọn usulu annifaq fi hadha al'asr àbí àwọn usulu nifaq generally tó fi wá dé asùrù ti wáyìí so àwọn kílà àwọn usulu nifaq tó ń wà ní islam tó ń ja islam lógún nísìn so lábàlá ilé àwọn awo àwọn nǹkan kọ̀ọ̀kan lábàlá rẹ̀ nínú nǹkan táwò òun náà ni àwò àwọn ìjọ kọ̀ọ̀kan àti àwọn òrùrí wọn so àwò àwọn rọ́fídọ̀ àwọn rọ́fídọ̀ so àwọn ń pè ní rọ́fídọ̀ kí ni àwọn ìròrí wọn kí ni àwọn ìgbàgbọ́ wọn kí ni àwọn nìfàkà tí wọ́n ti bọnú Islam so awo awere so bákanáà lábẹ́ àwọn òṣùlù nìfàk so awo àwọn alfiraku alkalamiyya alfiraku alkalamiyya kí na wọ́n pè ní alfiraku alkalamiyya àwọn àjọ àwọn sect tó jẹyọ nínú islam àbí tán fi àwọn ti sí islam tó ṣe pé látara àríyànjiyàn ni àwọn sect ti yọ so alfiraku alkalamiyya so àwọn firaku alkalamiyya gẹ́gẹ́ bí almu'tazila alkaramiyya so alkullabiyya àti àwọn asha'ira so nínú àwọn katawo ni bákan náà nínú àwọn kẹtàwò lábẹ́ àwọn usulu nifaq òun náà ni alfalasifa so almuntasibuna ila al-islam so àwọn falasifa àwọn philosophers tí wọ́n fira wọn ti sí islam so nínú àwọn usulu tí nifaqo ti sáwọ islam ni àti àwọn nifaqo tá ń líláyè sí àtàwọn èyí tó ti da islam láàmú lọ́jọ́ tó ti pẹ́ bákanáà lábẹ́ usuli nifaq awọ àwọn gulatu mubtada'a àwọn ba'du gulati mubtada'a so àwọn àjọkọ̀ kẹta kọjálà nínú àwọn sẹ́kì bídá náà ni so àtàwọn nǹkan tí wọ́n sọ tó dá nifaqu lẹ̀ sínú islam tí wọ́n fi gbé nifaqu sára àwọn èèyàn bákanáà awọ àwọn alkùrániyún so lábẹ́ usulu nifaq bákanáà awọ àwọn almustashirikun so àwọn orientalist àwọn kùránì yíò ní láwọn tán gbàgbọ́nù kùránì nìkan kùránì nìkan lámàlò so bákanáà awọ àwọn almustashirikun àwọn orientalist àwọn wọn pè bẹ́ẹ̀ bákanáà awọ àwọn àkìlàní yíò ni so awil mufakirun awil mufakirun أو المفكرون الإسلامي so àwọn عقلانيون àwọn intellectuals so àbáwọn tánmà ń pè láwọn islamic intellectuals islamic thinkers so àwọn wọn bákan náà nínú àwọn katáwò nínú usulu nifaq òun ni almuslimuna alliberaliyun so àwọn náà ni àwọn muslim liberalists àbí muslim liberals so àwọn muslim tí wọ́n believe nínú liberalism tagbàgbọ́nù liberalism inṣáàlláhù ta'ala àwọn kẹtàwò lábẹ́ usulu nifaq ni bákanáà nínú àwọn nìkọ́tù tàmẹnubà nínú àyíkẹ́yí nínú tọ́pìkì òun náà ni àwọn ṣubuhat àwọn ṣubuhat allati gọ́rọ̀sáha almunafiqun fil muslimin so àwọn ṣubuhat tó ṣe pé àwọn munafikun wọ́n wá gbìn sára àwọn musulmi àbí wọ́n gbìn sínú islam aṣubuhat allati gharasaha almunafikuna fil islami wal muslimin aw fil muslimin so tán gbìn sára àwọn musulmi so awawo wọn so bákanáà awawo àwọn nínú àwọn ẹ̀kọ́ táwò òun ni àwọn ẹ̀kọ́ ta fẹ́ mú nínú gbogbo àwọn nǹkan yìí nínú gbogbo àwọn nǹkan tá ń sọ yá àti gbogbo àwọn nǹkan tá ti sọ bákaná náà tí ó wà jẹ́ fitam so khatamallahu lana wa lakum bil khair òun náà ni al'isma so ma huwa al'isma abi al'isma al-ismatu fi sunna al'isma ismatu fi al-ittiba' so ibi tí protection wà òun ní níbi sunna al-isma ibi tó wà ní kíyàn tẹ̀lé kíyà tẹ̀lé Qur'an àti Sunna insha Allah ta'ala àwọn nukọ́tù tí a fẹ́ mẹ́nu bà ní ẹ̀rí pé gẹ́gẹ́ mo ṣe sọ pé nínú tó dámi lójú òun ni wípé ta bá mú 5 hours ta bá fi ṣàlàyé nǹkan yìí ó dámi lójú pé kódà bóyá gan láfi dé dájì so bóyá gan láfi dé dájì but ká bẹ̀rẹ̀ rẹ̀ so ká bẹ̀rẹ̀ rẹ̀ insha Allah ta'ala ọlọ́wọ́ bó dẹ̀ sí rọrùn láti ṣe mú wá sọ́lá rẹ̀ tí ó fi ṣàwọn mùsùlùmí láǹfàní àti tí ó fi dáàbòbò ẹ̀sìn wọn so ilé ìlànà bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala na'am kí a lọ sí nukta alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni wọ́n ń pè ní nifaq so so àwọn lárúbáwá sọ pé wọ́n mú gbólóhùn yìí látara nafiqa'u al-yarbu' nafiqa'u al-yarbu' nafiqa'u al-yarbu' so wọ́n mú látara tàbí ní náfàkọ̀ gangan lédè lárúbáwá so yí tó túnmọ̀ ní pé kí n kẹ pàmá so in tó túnmọ̀ ní pé kí n kẹpa má so al'allama ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n sọ nínú tafsirin wa wani amman nifaq wani ẹ̀rí gbọ́lọ́wù nifaq fa innahu ma'khudun wani bi tati mun nifaqo wọn mu min nafiqa'il yarbu' nínú nafiqa'il yarbu' so nínú nafiqa'il yarbu' kí ni wọ́n pè ní nafiqa'u al-yarbu' kí ni wọ́n pè ní nafiqa'u al-yarbu' ṣe rí ìtàn pè ní al-yarbu' ẹranko kékeré kan nílé Lárúbáwá so bóyá ń tàà lè fi wé òun ní àwọn èkúté tí wọ́n máa ń gbẹ́hò tí wọ́n níhò tí wọ́n gbẹ́hò yẹn so bóyá kété bọ́ ó kéré jì kété lọ ìtàn pè ní yarbu' ó kéré jì kété lọ so duwé ìbàní so ẹgbọ́n ka tí a Ibn Uthaymin sọ wọ́n ni falyarbu' wọ́n ni ṣe rí yarbu' duwaybatun ma'rufa wọ́n lẹ́ran kó kékeré kan báyìí nan pè ní yarbu' wọ́n ni tattakhidhu baytan fil ard o ma ń ibi tó ma fi ń sele inú ulẹ̀ wa tahfiru al yóò ma gbé àwọn kòtò wàtẹ́jàálù láhùn báàbán yóò wá kí ọ̀nà tí ó fi máa wọ àwọn kòtò yẹn àbáwọn kòtò tó ti gbẹ́ ọ̀nà tí ó máa fi wọ yóò wà so túnmọ̀ pé ẹranko kékeré kẹni kòtékúté kòtò èkété yóò máa ń gbẹ́ kòtò bí èkúté náà ni na so yóò ibìkan yóò wá gbẹ́ lọ sínú ilẹ̀ so ṣékù tèmí sọ pé wọ́n ni wà tẹ́jà alùláhù báàbàn wọ́n ni yóò wá jẹ́ kí ilé rẹ̀ tó gbẹ́ yóò jẹ́ kó nílẹ̀kùn wà tẹ́jà alù fi àkírí yí báàbàn mọ̀gọ̀lákan bí walladhi

yóò jásílé rẹ̀ yóò wà gbẹ́mì kò ní sékí ohun òní jásílẹ̀ yóò dí Allahu Akbar wọ́n sì ní ò sọ́rọ̀ ọba so ta ló kọ ilé evolution lọ́dọ̀ sí wọn so wọ́n ní yóò gbẹ́kan yóò dí bí shay'in min at-turab yóò fi yẹ̀pẹ̀ yóò fi dí wọ́n ní bí ma'ana annaha tahfiru idha intahat wa wasalat ila muntaha al-hujur hafarat ila

òun ń pè ní nàfikọ́ so òun ń pè ní kíni so èyí tó gbẹ́ so tó bá èyí tó gbẹ́ tó já sílẹ̀ rẹ̀ yẹn òun ń pè ní kíni òun ń pè ní nàfikọ́ so èyí tó gbẹ́ tí ó já sílẹ̀ rẹ̀ yẹn òun ń pè ní kíni kọ̀ọ̀sì àà kọ́ bí sọ́d kọ́ sí àà so táwọn yẹn bá ti wá fẹ́ mú òun ti ma bóhun ó ṣe bí ó ṣe ma já sí kòtò méjèèjì so bá tánbá bí ní sí tánbá fẹ́ wá mú ẹranko yẹn tó bá wọlé láti nàfikọ́ ó tún sí láwọn kòtò àwọn bí páìpù àbáwọn layout tó ti gbẹ́ pé eléyìí já ibi omi yóò já tánbá fẹ́ wá mú níbi nàfikọ́ yóò lọ jáde níbi kíni yóò lọ jáde níbi kọ̀sáà so ní tán pè ní nafiqa'u nafiqa'u yarbu' lele so nafiqa'u yarbu' so Sheikh Uthaymeen wọ́n sọ pé ibi bàyí láti mú kíni gbólóhùn kíni gbólóhùn nifaq ẹ̀rù pé bí ló wà ní ibi ló sì wà ẹ̀rù pé fẹ́ jáde ń bí ní ibi ló ti jáde ìwọ ìwọ kó jáde ń bí kò ní jáde so asùlù gbólóhùn nifaq yìí so kí wá ni wọ́n pè ní nifaq gangan nínú islam so nifaqu gangan nínú islam òun ni man azhara al-iman man azhara al-iman ẹni tó gbé hàn ní pé òun gbàgbọ́ ẹni tó gbé hàn ní pé òun gbàgbọ́ aw man azhara al-islam ẹni tó gbé hàn ní pé òun gba islam wà ábọ̀tọ́nà kúfùrù ó wá fi pamá kúfùrù so in tán pè ní munafik ni ní ṣókí so ẹni tó fi islamu ha tó wá ṣe pé kí ni man azhara al-islam ẹ̀rẹ̀yàn méjìnà lọ́lọ́ man azhara al-islam man azhara al-iman wa ábọ̀tọ́nà sorry so ó wá fi kúfùrù pamá ẹni ẹni tó ń pè ní munafik lẹ́lẹ̀ ẹni tó ń pè ní munafik lẹ́lẹ̀ Ibn Uthaymin wọ́n ní èdí tán fi sọ munafik tán fi sọ bẹ́ẹ̀ tó fi ṣe pé wọ́n á mú gbólóhùn látara nafikọ́ al-yarbu' òun ni pé Sheikh Uthaymin sọ pé idha khutiba bil iman munafiki na ta bá ń bá sọ̀rọ̀ iman qala innahu mu'min فيتخلص منهم كبا في فيله so كما أنه إذا أتى إلى قومه طبعا لو باو ياره يقول إنه كافر يوم سوف كفرين ينمنا أبني قارو يوم سوف يوم يوم سيعوان سيكفرين كفرين تيوني لبستا wani فيتخلص من ملامة هؤلاء so da kó bá fi bọ́ ní bí káwọn yẹn má fi ma bẹnu àtẹ́lù àbí ká ma bú so tẹ́lẹ̀ bá wáyé wa nífàkù pín sí méjì nífàkù pín sí méjì a ní annífàkù al'akbar so nífàkù al'akbar òun ni àwọn manáfikí gangan ní òun ni àwọn manáfikí gangan ni wọ́n ní so nífàkù al'akbar nífàkù tí ó tóbi ẹn pé a ní ṣírkù al'akbar náà ṣírkù tí yóò gbéyàkú nusra so nífàkù tí ó gbìyàn kó nù islam náà a wá ní kíni a nífàkù al'asghar so a ní nífàkù al'asghar náà so nífàkù tó jẹ́ nífàkù a tún wò gbìyàn kó nù islam àmá òun náà lè padà sọ̀yẹ̀ di manáfìkì nífàkù tó yẹ pé nínú àwọn ìwà àwọn manáfìkì náà ni àmẹ́lò míì lè ní ìwà yẹn lára táà tí ò wá ní jẹ́ mẹ̀nẹ́fìkì pẹ́mbélé yóò máa jẹ́ mẹ̀nẹ́fìkì nínú àwọn nǹkan tó ṣe kíni nínú àwọn nǹkan tí ó ní nífàkù rẹ̀ yẹn lára so a ní nífàkùl akbar èyí tó gbìyànkú nùsùlám nífàkùl asgar kí ni nífàkùl asgar àwọn olùmọ́sọ pé ọ̀nà ni nínú hadithi abu huraira abu yi hadithi a hadithi àwọn ilomina nínú àwọn sahaban nabi sallallahu alaihi wasallam so hadithi abdullahi ibn amr so anabi sallallahu alaihi wasallam sọ pé àti nínú àwọn ilomina tó gbàgbẹ̀ wa nígbà anabi ni salasun àwọn kan mẹ́ta kan wà mankunna fihi àwọn tó bá ẹni tó bá ṣe pé ó ní àwọn kìíní lára so fahuwa munafik ẹni yí munafiki ni anábi ní idha hadatha àbí idha haddatha so nígbà tó bá sọ̀rọ̀ kadhaba yóò sì kíni yóò parọ́ so wa idha wa'ada tó bá ṣe àdéhùn akhlafa yóò sì kíni yóò jàmbá rẹ̀ wà ìdá túnmìnà tó má trust rẹ̀ hàn tó má trust rẹ̀ yóò jàmbá trust tí wọ́n ní sí àwọn olùmọ̀ sọ pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí nínú hadithi mi ta padà ka fún wa ìyànẹ́bí ìdákọ̀ nǹkan mẹ́rin anábi sallallahu alaihi wasallam nínú ti hadithi abdullahi ibn amr anábi sallallahu alaihi wasallam dákọ̀ nǹkan mẹ́rin nínú àwọn nǹkan tó jẹ́ a ah, sífà manáfikì àwọn ìròyìn manáfikì so àwọn olùmọ̀ sọ pé àwọn eléyìí ẹni tó bá ní ilá bọ̀ tí ò tí ìbá adélẹ́wù pé ó wá ń fi kúfúrù tó wà lórí ẹ̀ gẹ́gẹ́ so wá ń fi pamá so ó wá ń gbé ìsìláàmù hàn tí ò bá tí ìbá adélẹ́wù pé àwọn wàyí gbé débẹ̀ so nífàkù asgọ́rù lónìí àmọ́ kò wá sí mẹ̀nẹ́fì kí tó jẹ́ nifaqan akbar tó sì pé kò ní ní àwọn ọ̀wà yìí lára òun ò ní lára tó bá sọ̀rọ̀ yóò parọ́ torí pé tó bá sọ fáwọn mùsùlùmí pé mùsùlùmí lòun kí ní ṣe irọ́ nípa so ó bọ́lá ọba sàdéhùn sọ́lọ́wọ́ bá ní wa laqad kanu ahadu Allaha min qabl àwọn ènìyàn ó sì sàdéhùn fọ́lọ́wọ́ ọba tẹ́lẹ̀ Wakana ahdullahi mas'ula àdéhùn ọlọ́run ọba ọlọ́run ọbó sì bèèrè ń parẹ̀ so ó jàmbá àdéhùn tó ní pẹ̀lú ọba ó jàmbá trọ́sì táwọn mùsùlùmí ní sí torí pé nínú tẹ̀ nínú àwọn nǹkan ti a ma náà a padà yìí àwọn míì yíjú lójú ogun ni pọ̀ àwọn míì náà yí ẹ̀sìn islamu pátápátá wọ́n sì darí ẹ̀kùdù fáwọn èèyàn so nifako ni tẹ́lẹ̀ bá ti wáyé wa àwọn olùmọ̀mí sì sọ pé nífàkù asghar ní pé ó kó sínú náà àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí àwọn nǹkan mẹ́rẹ̀ níta nẹ́bí sallallahu alaihi wasallam dákọ̀ yìí nínú àwọn nǹkan tó jẹ́wà mùnáfíkí náà but ẹni yóò ti kónú islam bóyá bí ní sẹ́ni ẹ̀nà ní àwọn tírètì kọ̀ọ̀kan nínú àwọn tírètì munafiki so ní pé ní fákọ̀ asgore ní pé kò má síbi àwọn nǹkan mẹ́rin yẹn ní pé ó lè wọnú pé bóyá kẹ́lókẹ́ni ẹ̀nà ní àwọn àwọn òròyìn but kò wá ti ṣe kíni kò tí ìgbé kóònù Islam kò tí ìdíbi délẹ́wù tó ni kò tí so bóyá bí ẹni tóun náà ó láwọn kúfúrú kọ̀ọ̀kan tó ní sẹ́mì ó láwọn kúfúrú kọ̀ọ̀kan tó ní sẹ́mì kìí ṣe kúfúrú gangan fún àìbọ̀t àwọn kúfúrú kọ̀ọ̀kan pé ah ṣe súnà sí ṣe gbára lé lọ títí báyìí ṣe súnà sí ṣe gbára lé lọ títí àmá tàbájọ wà ní àkùnwà àjọmọ̀ sọ́nà ni ṣe sí kò fẹ́ sáṣe jùjù nínú táwọn sọ̀hábà wà lórí ẹ̀báyìí ah, àmọ́ tá bá jọ wà ájọ mọ́ sọ́nà ni so ẹni tó náà bá nílò àwọn nǹkan nífàkù ni nífàkù asghar ni tẹ wá rí kó dá àwọn eléyìí gan ó yára gbé e dé nífàkù akbar gan tó láwọn ẹ̀yẹn òun kẹ́ ẹ̀mọ́kẹ́ òun láúnù kí ni wọ́n pè ní láúnù ní láúnù ní pé gradient ṣe pé oríṣiríṣi black ló wà èyí ó dé gray kó tó kan black ṣe yàn pé gray ni ó dé kó tó kan yóò kan yóò kan gray kó tó kan black báwọn ṣe jẹ́ nìyẹn báwọn kan yí ṣe jẹ́ nìyẹn but àwọn nǹkan yóò wà sáìlì làwọn jẹ́ fún nifaq àwọn ó padà lead ẹni ẹ̀ sí nifaq ni tó bá wọ́ ọlọ́run ọba wọ́n lè padà lídẹ̀ ní ẹ̀sìn ìfàfin so yí tó fi lágbára gan ní ẹ̀ nítorí náà káwàá mọ̀ kí láwọn ìròyìn àwọn mọ̀náfìkì kí láwọn sífàtà àwọn mọ̀náfìkì so tó ṣe pé agbọ́lọ̀ gbéra wá jìnà sí agbọ́lọ̀ sọ́ra sí sọ́ra fún aláàkọ́nú rẹ̀ èyí tí ò nínú ìròyìn àwọn mùnáfìkí àwọn mùnáfìkí ń bẹ̀rẹ̀ sí o nínú àwọn ókọ táwọn olùmọ̀ tó tún máa ń fáwọn mùnáfìkí òun náà ni zindik, so wọ́n tán bá pẹ̀yàn ní zindiq so wọ́n ni zindiq so tán bá pẹ̀yàn ní zindiq ìtumọ̀ yìí ni pé mùnáfìkí ni mùnáfìkí ni azandakọ̀ wọ́n ni a ah, zandakọ̀ lára pé a ah, mọ̀náfikì ní ìkẹ́ ń ṣe ìgbà kó ń wà pẹ̀lú àwọn musulmi ni àbí ìkẹ́ ń ṣe ìgbà musulmi lòun bọ̀yìn reality kèfèrí pẹ́mbẹ̀rẹ̀ ni so nínú ìròyìn alákọ̀ọ́kọ́ tó yẹ pé eléyìí náà tí ni munafiki ní lára òun ní nifaq Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ nínú Qur'an nínú ajaibu Qur'an ni pé àti nínú àwọn nǹkan tó yẹ kó dẹ́rù báyà òun ní wípé bí Ọlọ́hun Ọba ṣe máa ń kàrọrọ ọ̀rọ̀ àwọn munafiki gan nínú Qur'an ó ní agbára gan tẹ́rí tí èyàn bá fẹ́ jókòó ti Qur'an nìkan gan kí èyàn fi stọ́dí tani pè ní munafiki nínú Suratul Baqara ó kéré pátápátá ó kéré nìyàn ìsọpéye tí yọ ní ẹ̀ ó yọ áyà mẹ́wàá nínú Suratul Ali Imran ó kéré pátápátá ó yọ áyà márùn bó sí wá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ámbìlì tàbí Ọlọ́run bá tún wá sọ didi sura kalẹ̀ fáwọn munafiki Suratul Munafiqun bí nìfàkù ṣe lágbára tó nìyàn bó ṣe yẹ kí èèyàn máa páyà Allah bá sọ nínú suratul munafiqun pé idha ja'aka al-munafiqun ta munafiki tan bá wá bọ́ qalu nashhadu innaka la rasulullah ní pé a jẹ́rìí pé ìrẹ ni pe a je ri pe ire ni ojise Allah bá ìwọ ojise Allah bá wallahu ya'lamu innaka la rasuluhu Allah bá ma ko ojise rẹ̀ wallahu yashhadu innal munafiqina lakathibun àmọ́ Allah bá je ri sí ta munafiki òkúrọ́ ni wọn ọlọ́wọ́ bá ń jẹ́rì sí pé àmànáfikí òkúrọ́ ni wọ́n so sífà aláwọ̀kọ́ tá àmànáfikí máa ní òun náà ní nifaq ìyẹn ò pamá òun náà ní kí wọ́n máa fi kúfùrù pamá kí wọ́n sì máa gbé islamu hàn kó máa jẹ́ Abdullah kó sì máa jẹ́ Abdushams ní kọ̀rọ̀ kó máa jẹ́ Abdullah ní gbangba kó sì máa jẹ́ Abdushams ní kọ̀rọ̀ kó máa jẹ́ Abdullah ní gbangba kó ma jẹ́ abdul nujum àbí abdul najmi so ní kọ̀rọ̀ kó ma jẹ́ abdullahi ní gbangba àmá ẹrú àwọn ìràwọ̀ ní kọ̀rọ̀ kó ma jẹ́ abdullahi ní gbangba so àmá kó ma wà nínú àwọn al-musha'widhin àwọn lóòsà àwọn ẹlẹ́bọ ní kọ̀rọ̀ Allah bá sọ nípa sífà yína fáwọn munafiki Allah bá ní wa idha laqul ladina amanu tán bá pàdé àwọn tí wọ́n gbàgbọ́ qalu amanna wọ́n ni kí wọ́n ni àwọn náà gbàgbọ́ wa idha khalaw ila shayatinihim ṣùgbọ́n tán bá ti dáwà sí bí tafsiri àkọrọ́nù wọn ni o nígbé àwọn akẹgbẹ́ wọn àwọn tánjọ́ ń ṣe nífàkù papọ̀ so qalu inna ma'akum kọ́lá mọ́ láti kan gbékè nǹkan náà àwọn mufassinú sọ pé wa aula gbé tafsiri yẹn ló aula jùlọ wọ́n ni qalu inna ma'akum wọ́n sọ pé àwà pẹ̀lú yínà ni innama nahnu mustahzi'in àbí mustahzi'un àwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni a ń fi wọ́n se yẹ̀yẹ́ ní àwọn àjọ wà ní a wà pẹ̀lú yìí so nínú sífà alákọ̀ọ́kọ́ sífà àsàsíyà fáwọn mẹ́náfìkì ìròyìn alákọ̀ọ́kọ́ ìròyìn ìpìlẹ̀ fáwọn mẹ́náfìkì òun náà ní pé nífàkù náà máa lára wọn náà ni so lè ìjára so wọ́n ma wá nínú àgbọ́yẹ̀ nífàkì náà ni pé wọ́n ó ṣe kí so da wọ́n fi lábúrú wọn ṣe wọ́n sì fi rí islamu wọ́n ẹ jẹ́ kí ka atharu kan fún wa so atharu yìí ibn hajar al-asqalani ó dákọ̀ rẹ̀ nínú al-matalibul aliyah so wani a zaid ibn wahb al-juhani radiyallahu anhu qal ó ní hudhaifa sọ pé so gbà wá látọ̀dọ̀ hudhaifa gbogbo wa náà láti mọ̀ pé Hudhayfa òun ni a'rafu an-nas bil munafiqin òun ni ó ma ń pa munafiki jù nínú al'umma yìí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam so òun ló mọ̀ nípa àwọn munafiki jù Allahu akbar Hudhayfa tó wá mọ̀ nípa àwọn munafiki jù nínú al'umma yìí òun ló sálàyé àwọn fitan jù torí pé àwọn fitan àwọn munafiki ma fi ń wọlé àwọn fitan làwọn munafiki fi ń dálẹ̀ nínú ròyìn àwọn mùnáfìkí nìyẹn tààlì mara ayé láti mẹ́nubà òun náà ni pé wọ́n ma ń dá fìtínà lẹ́ ní gbogbo ìgbà ni wọ́n ma ń dá fìtínà lẹ́ ní gbogbo ìgbà ni nínú wọn náà wọ́n dá fìtínà ifkilẹ̀ ẹ̀sùn rọ́ta fi kan ìyá láwa tó wá mẹ́ nípa àwọn mẹ́nẹ́fìkì yù òun náà ló sàlàyé nǹkan tó jọmọ́ fítàn jù torí pé ṣe rí lásìkò wà yìí nínú àwọn nǹkan tí àwọn èèyàn tí ó gbalẹ̀ òun náà ni àwọn tó jẹ́ mẹ́nẹ́fìkì káwọn èèyàn má pè wọ́n mẹ́nẹ́fìkì àti kéèyàn má lé àwọn èèyàn jìnà sí ìgẹ́fẹ́ ah, má pè mẹ́nẹ́fìkì ọlọ́run ló mẹ́ntíṣìn ẹlẹ́kọ̀ọ́ àwọn tẹ́ tí ó túnwọ̀ sí sáwọn ní wọ́n jẹ́ kó pé mùnáfìkì ní mùnáfìkì tó gbalẹ̀ gan lásìkò ti wà yí pé kọ́dà ẹlẹ́ mọ́fẹ́ rí gan káwọn yẹn máa lo òyẹ́wò lẹ́gbọ́n ní kẹ́yìn ká ní mùnáfìkì ni kọ́dà ẹlòmí tó bá fẹ́ lo mùnáfìkì ọ̀tọ̀ lẹni tí ó lò fún mo ti gbọ́ rí bí tẹ́nìkan lo ẹni tó jẹ́ lówó pé bàbá mùnáfìkì ni ẹni tó jẹ lówó àbáhùn yóò bá sí máa ń láwọ́ yóò àwọn ẹlọ́ní máa ń padà ń lò pé àmọ̀nẹ́fìkì ah, olóhun wà kó fún mi lónìí kò sí wà mọ̀nẹ́fìkì ni ṣe mọ́ oúnjẹ́ so in tó wá jẹ́ ní fàkì gangan àwọn èyí ló mọ̀náfikisi so yí ká káásọ̀rọ̀ ìfún wa kẹfì rí bí alamari àwọn mọ̀náfikisi ma pamato wallahi èyàn gbọ́dọ̀ mọ̀ páyà rẹ̀ fúnra rẹ̀ gan wọ́n ni Hudhayfa sọ pé mata rajulun minal munafiqin alákùnrin kan nínú àwọn mọ̀náfikí kú falam usalli alayhi ìwákìrùn sí faqala Umar Umar wá sọ pé ma mana'aka an tusalli alayhi kí ló dé tó fi kírun sí qultu innahu minhum mo ní òun náà wà lára wọn ni faqala umar wa sọ pé abillahi minhum ana mo fọ́nà ọba bẹ̀ọ́ sí mi náà wà nù wọn torí pé ó jẹ ń lójú pé ah alákùnrin yìí òun náà wà náà mọ̀náfikí bálamari wọ́n ṣe manáfikí mi gan mẹ́ pé manáfikí lọ manáfikí mi gan mẹ́ pé manáfikí lọ òun ló bí ọ̀rọ̀ wọn pé wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun pé a mọ́ balẹ̀ jẹ́ wọ́n ni a ń túnlẹ̀ sí ni àtàyè sí ni wá so e, Umar wọn sọ pé abillahi minhum ana mo bẹ̀ẹ́ pẹ̀lú wọn bọ́lọ́wọ́ bá sí mi náà wà nù wa qultu la mo sọ fún pé rárá fàbákà umaru radiyallahu anhu umaru wá sunkún bí ní fàkò sí lágbára tó bó sí ma ń pamọ́ tó ní wọ́n kírun sí yàtá umaru ọgbà ah òun náà wà ń bẹ̀ àdákùn sí mi náà wà ń bẹ̀ so bó sí ma ń wa rasulihi wa dini kama fẹ̀sí ọlọ́wọ́ bá ṣe kama fọ́lọ́wọ́ bá ẹnìkan kama fòjíṣẹ́ ọlọ́wọ́ se ṣe yẹ̀yẹ́ fi àwọn sàábí àwọn sàábí òjíṣẹ́ kama fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn sàhábà kama fi wọ́n se yẹ̀yẹ́ so kama fi ẹ̀sìn ọlọ́wọ́ bá kama fi se yẹ̀yẹ́ nínú ìròyìn àwọn mọ̀náfikì ni rẹ̀ ṣe wọ́n náà wà nínú àwọn tọ́lọ̀wọ́ bó sọ o ma fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe ẹ̀yẹ àbí wọ́n gáti ẹ̀wọ́n nínú àwọn tó yẹ pé wọ́n ma fọ́lọ́wọ́ bá ṣe mi lónìí ó kọ ibi ti ibi ti ma ya àwòrán annabi sallallahu alaihi wasallam fi ma ń fa annabi ma ń ya cartoon annabi ní france ní musulmi wa àwọn náà wọ́n bóòsì pé ẹ̀yin musulmi bẹ̀rún ẹ̀ilẹ̀ wà understanding ní kọ́mpínì àwọn musulmi èyẹ báyìí láwọn ní àwọn ní abdul kinikan pé àwọn kódà òun gan ní ẹ̀dítọ̀ báwọn bá yàwòrán annabi tán táwọn bá yà cartoon annabi òun ní wàlá haúlá wàlá quwwata illa billah so kí yà máa fèsí ọlọ́wọ́ bá ṣe ẹ̀yẹ kí yà máa fọ́lọ́wọ́ bá ṣe ẹ̀yẹ àtòjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá sọ pé wàlá in sa'altahum tó bá bí wọ́n la yaqulun wọ́n ma sọ pé innama kunna nakhudu wa nal'ab àwa kan fẹnu àtàwọn àmì rẹ̀ wa rasulihi àtàwọn òjíṣẹ́ rẹ̀ kuntum tastehzi'un lẹ́fin sáwàdà ó túnmọ̀ pé o ọlọ́wọ́ bẹ́ àtẹ̀sìn rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ wọ́n yí sí tẹ́yàn fi ń sáwàdà ní ẹ́ wọ́n fi freedom ò débẹ̀ òkú tí ẹ̀ sí freedom freedom to padà lọ jábọ̀ ọba freedom ò lọ wá ń tara freedom of speech ma yalfihu min qawlin illa ladayhi raqibun atid freedom of speech wo wọ́n àwọn kèfèrí ń sọ freedom of speech ìwọ mùsùlùmí tó rí rí ò pé ìwọ náà wá ń sọ freedom of speech lórí facebook lórí social media ya ah, leave everyone ẹjọ́ wídẹ́lẹ̀ so freedom of speech wà ó sì gbàgbé ní pọ́lọ̀ ọba ń kọ gbogbo tó ń wí àwọn màláíkà Ọlọ́run ọba subhanahu wa wọ́n kọ gbogbo tó ń sọ ọlọ́wọ́ bó sì ṣe ìṣirò gbogbo tó ń sọ freedom wà ló wà fún kò sí freedom of speech kò sí tí ń jẹ́ bẹ́ àyàfi tó bá gbàgbọ́ nínú alkiyama lókù freedom wà dà fún o lè ní freedom láyé yíò kẹ́ni kẹ́kẹ́ mẹ́rin kàkà sí fún ọ kó bú ọlọ́wọ́ bá tán kó má kíbe freedom of speech àmọ́ bó bá ṣe sáfọ́ ọlọ́wọ́ bá lójú ọgbẹ̀ndì àmọ̀wò ọlọ́wọ́ bá ní la ta'tadiru ẹmọ́ máa wíyà rí wá ẹmọ́ máa wíyà rí wá níbi ọnụọba ẹmọ́ fẹ̀sẹ̀ ọ̀nà ọba kó máa ọba ó ti ẹ̀tọ́ nínú àwẹ̀ nínú ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ nínú àwẹ̀ máa fi fa màláíkà ṣe yẹ̀yẹ́ àwọn tọ́nà ọba sọ́nà ṣe yẹ̀yẹ́ pé ah, à àwọn oyin kìíní òun sókè ọ̀rọ̀ yẹn ti gbajúmọ̀ lẹ́nu àwọn lónìí kúfùrù ní ní ẹni tó bá bínú sí ma fẹ́sì ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ má ìntẹ́ sọlẹ̀ kan yìí ọ̀tọ́ alẹ́lùmí ó tún wá máa fẹ́sì ó máa fi ẹ̀sì ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ lójú kèfèrí nífàkù ló tó yẹn ó máa fẹ́ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ó máa fẹ́sì ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ lójú kèfèrí kò sí nífàkù tó lágbára tó yẹn ọlọ́run ọba ní la ta'tadiru qad kafartum ba'da imanikum ẹ ti ṣe kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ìgbàgbọ́ so nínú wòye síra ara iwa musulmi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó tò fún sáfù musulmi láyé yìí wallahi ìsáfù mùnáfìkì wọ́n ti bára wọn lálfìyàmà kí sì níbi táwọn mùnáfìkì ó tàsí fi darkil asfali minan nar lẹ́wù tó díjù nínú nílà àwọn ọlọ́wọ́ bó fi àwọn mùnáfìkì ẹlẹ́kẹta nínú àwọn ọ̀ròyìn àwọn mùnáfìkì òun náà ni àtàhákùnmù ila gairi kitabillah òun náà ní kí wọ́n máa wádájọ́ lọ síbi kẹ́mí tó yàtọ̀ sí tíra Ọlọ́run Ọba àti súnnà òjíṣẹ́ rẹ̀ àtẹ̀sìn Islam ẹwádó ká máa wádájọ́ lọ níbi síbi nǹkan tó yàtọ̀ sí ẹ̀sìn Ọba ọ̀rọ̀ Ọlọ́run Ọba àti Islam ka ma wa lọ kan wá máa wá wá ìdájọ́ lọ síbi àwọn nǹkan yìí níbi islam gẹ́gẹ́ níbi bó ṣe ṣe islam gẹ́gẹ́ èyí tí ìsòtí èyí ọ̀tọ̀ ni pé wọ́n ń wá ìdájọ́ lọ wọ́n wá ìdájọ́ lọ sọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sọ́dọ̀ ọba sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ lọ sọ́dọ̀ ọba nífàkùn lónà kí ẹ máa wá dájọ́ síbi nǹkan mi ẹlòmí ni a ah, ẹsẹ́ gbogbo nǹkan wọn wá láwà wá dájọ́ rẹ̀ síbi ẹ̀sìn gbogbo nǹkan ní in tí sẹ́kù tẹ́mí ń sọ nìyẹn pé ṣẹ́rí mùsùlùmí tó bá tún àníyàn rẹ̀ ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba kódà ó lè máa jẹun báyìí tí

torí pé ìsìláàmù gbà mí láyé kí ma wọ́n náà ní fi ń wọ́ bí mùsùlùmí ó sì máa paládá pẹ̀lú gbogbo gbésí ayé rẹ̀ nìyẹn náà èsì nìyẹn fún pé ṣe gbogbo nǹkan láà dápadà lọ sí islam gbogbo nǹkan ló máa dápadà lọ sí islam gbogbo nǹkan gbogbo nǹkan kí ló dé tẹ́ fi ṣe báyìí torí pé Ọlọ́run kọ́lé alájà méjì ah kí ni súnmọ̀ gbogbo eléyìí torí pé Ọlọ́run ọba fi sí abẹ́ kápa ọ̀pẹ́tọ̀ gbogbo tó bá wọ̀ ní ọkọ̀ nulé so torí àwọn kílọ̀kọ̀ rẹ̀ ẹ̀rí ikú líyà wà bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo wà bẹ́ẹ̀ pé á ah, ní tó bá wọ̀ ní ọkọ̀ nulé so wọ́n ṣe torí Ọlọ́run ọba ṣe lẹ́tọ́ ni àmọ́ wọ́n tí wọ́n rò pé ẹ̀sìn Islam ìfún pínpín ni ṣe gbogbo nǹkan náà ni everything is not the day the day kìí ṣe gbogbo nǹkan náà ní islam islam islam a gbogbo nǹkan ní o gbogbo nǹkan ní fẹ́mi gbogbo nǹkan ló sì gbọdọ̀ jẹ́ fún gbogbo mùsùlùmí so ìwá ìdájọ́ lọ sọ́dọ̀ ẹlòmí ọ̀tọ̀ ìwá ìdájọ́ lọ sọ́dọ̀ ẹlòmí nínú ẹ̀sì islam gangan nípa kíláàsì inú islam gan òun gangan ló wá burú jù ṣe tí ìsọ́ ti yẹ́nsì bí nísìn example tá ti but nínú islam gangan nínú bó láti jọ́sìn fọ́lọ̀ ọba gangan kíyàn wá máa tún wá wá òkè ìdájọ́ bá sì jọ́sìn fọ́lọ̀ ọba kíláàsì kíyàn wá máa wá sọ́dọ̀ ẹlòmí torí yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nínú sífàtà àwọn munafiqin in táwọn olùmọ́ fi máa ń sọ nìyẹn pé kódà ó ń bí dáa ó burú ju onífẹ́ ẹnu lọ́wà ó ìdájọ́ ti ẹ̀ ń wá síbi ayé ni ò ìdájọ́ ti ibi ẹ̀sìn ọlọ́run ọba ló máa ń wá sí ìwọ́n bídíà so ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé alam tara ila alladhina yaz'umuna annahum amanu ẹ̀wọ̀ ẹ̀rẹ́ àwọn tí wọ́n rò pàwọn gbàgbọ́ ni bima unzila ilayk wọ́n rò pàwọn gbàgbọ́ sí nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ rẹ̀ yuriduna an yatahakamu ila tagut àmọ́ bí tán fẹ́ wádàjọ́ lọ́lọ́dọ̀ àwọn tagut àwọn tí wọ́n gbé kalẹ̀ lẹ́ni tí wọ́n mọ̀ jọ́sìn fún àwọn tí wọ́n gbé kalẹ̀ àbí nǹkan tán gbé kalẹ̀ lẹ́ni tí wọ́n mọ̀ padà lọ́sọ́dọ̀ rẹ̀ fún dájọ́ kò bá ìyapa ìdájọ́ Ọlọ́run bá tọ ìtumọ̀ tagut gbogbo tán bá ti gbé kalẹ̀ tó ọlọ́wọ́ bá ní waqad umiru an yakfuru bi wọ́n sì ti pa wọ́n láṣẹ kán ṣe kèfèrí pẹ̀lú tọ́gùt wa yuridu shaytan an yudillahum dalalan ba'ida alimọ́ ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú madariju salikin wọ́n ní in ahakamta al-munafiqina ila sarihil wahyi tó bá dá munafiki lọ síbi tó bá dá padà lọ síbi ìdájọ́ wahyi wajadtahum anhu nafirin ó rí wọn pé wọ́n ń sá fún ni bá ní àà ah, bàbá gbogbo Felix of nola tẹ́ ń sọ yìí ẹjá padà lọ sínú wáhì ibo ni Ọlọ́run bá ti dákọ Felix of nola so wajadtahum anhu nafirin tó bá dáhùn mẹ́nẹ́fìkí tó bá dáhùn padà lọ síbi ìdájọ́ tírà Ọlọ́run ọba wasunnati rasulillah àbí wasunnati rasulihi àti sunna òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wani ra'aytahum anhu mu'ridin ó rí pé wọ́n gúnrí kó ń bẹ̀ falaw shahidta haqa'iqahum la ra'ayta baynaha wa bayna al-huda amadan ba'ida tó bá yẹ kó mọ̀ pàápàá àwọn mùnáfìkí gangan ni a ó rí pé láàrin mana àti láàrin ọ̀nẹ́mà láàrin mana sí wọn ah nǹkan tó jìnà gani wa ra'aytaha mu'ridatan 'anil wahyi ay aradan shadidan ó wá rí pé ọ̀nà tí wọ́n wà lórí ẹ̀ ó kú lórí wahyi pátápátá ni Ibn Qayyim wáyà yíwá pé wa idha qila lahum tó bá sọ fún wa pé ta'alaw ẹ ma bọ̀ wá ila ma ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ aital munafikina yasudduna anka sududa Allahu akbar ọlọ́wọ́ bá ní ẹ́ra àwọn munafiki wọ́n mọ̀ gúrí kò lọ́dọ̀ rẹ̀ ní ìgúrí ta ma pè wọ́n pé ẹmá ah, gbogbo pé àwọn sahaba nabi ọlọ́láì gbogbo ebú tẹ́ ń ṣe fáwọn sahaba nabi ẹwẹ bákaná nínú àwọn sífàtí àwọn manáfikí òun náà ni al-zuhur inda al-qudra ba'da al-kufiya so al-zuhur inda al-qudra òun náà wípé nínú àwọn sífàtí àwọn manáfikí ni pé àwọn manáfikí ó gbéra wọn hàn tán bá ti lágbára lẹ́yìn ìgbà tó ti pé wọ́n ti ń fi àwọn pamọ́ so in tí èyàn fi gbúdọ̀ dákẹ́ tó fi gbúdọ̀ wọ̀n nìyẹn wallahi nínú àwọn islam àwọn tí wọ́n pa nítorí zandakọ̀ nítorí pé wọ́n jẹ́ zandakọ̀ àwọn tó pọ̀ gan àwọn khalaiq tó pọ̀ gan nínú àwọn èèyàn nípa nítorí zandakọ̀ kódà ẹlòmí ò mọ̀ nínú àwọn ẹlòmí tó mọ̀ kárin rẹ̀ ẹlòmí ń kọ́ dàbọ̀ àbí nǹkan nínú àwọn ẹlòmí tó mọ̀ kárin rẹ̀ wọ́n pa nítorí zandakọ̀ torí pé mùnáfìkí hmm, ń dẹyìn ni o àwọn mọ̀náfíkì ń di àwọn mùsùlùmí ni tán bá lágbára wọ́n gbèrà wọn hàn síta ọ̀ kìí ṣe gbogbo náà wọ́n ma ń fira wọn pamá bágbára àyín bá ṣe wá wà sí àti tán ara àwọn èèyàn convince sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fi nífàkùn wọn hàn sí Ọlọ́run bá sọ pé suratul munafiqin àbí suratul munafiqun Ọlọ́run bá ní yaquluna la in raja'na wọ́n ma ń sọ pé ta bá padà ila al-Madina lọ sí Madina la yukhrijanna al-a'azzu minha al-adhall àwọn tán lágbára wọ́n ó lè jáde àwọn tán ṣe kíni àwọn tí wọ́n lè àwọn tán yẹpẹrẹ kíni dí nínú ogun Uhud wọn àwọn mùnáfìkí ti rò pé wọ́n ti ń tàn ká ní pé wọ́n ti pa Nabi sallallahu alaihi wasallam pé a ah, qad qutila Muhammad qad qutila la'in raja'na ila al-madina ta bá wá padà sí madina sí báyìí ta nábi ti kú la yukhrijanna al-a'azzu minha al-adhall àwọn tán lágbára ó wá yọ àwọn tó yẹ pẹ̀rẹ̀ sí alẹ́ wọn dánù ọlọ́ọ̀bá ni walillahi al-izzatu wa li rasulihi ọlọ́ọ̀bá ló ní àìzà àtòjíṣẹ́ rẹ̀ wa lil mu'minin àwọn mu'mini wọn ní àìzà so mu'mini wọn ní àìzà so tí èyàn bá dó lórí ìmáni ولكن المنافقين لا يعلمون أو منافق كان مؤمنان الحذيفة حذيفة بن اليمان وصنين صحيح البخاري أني إن المنافقين اليوم أني سيراه منافقين تقبات وي إيه، إيه، حذيفة رفاسي تايمو إقباتوا وانيو أبو إيه، بوسي جناسي تايمو واسي صحابي النبي حذيفة بن اليمان حذيفة وصفه إن المنافقين اليوم سيرى منافقين شر منهم على عهد النبي صلى الله عليه وسلم وبرجوا وتموا نيبا النبي صلى الله عليه وسلم كانوا يومئذ يسرون نيبا يلايا النبي وما انقمني وما انفلا وقمني wal yawma yajharun àmọ́ lónìí báyìí wọ́n fi ràn wọ́n wallahi bó sì ṣe rí lásìkò ti wà náà ni ẹ jẹ́ kí mi wá tún wá fi nǹkan kún nǹkan tí Hudhayfa yìí sọ radiyallahu anhu àwọn mùnáfìkí láyé annabi wọ́n máa fi ra wọn pa wọ́n ni wallahi àwọn mùnáfìkí láyé tiwa lónìí wọ́n nígbà tí wà yìí àwọn mùnáfìkí ni wọ́n sì fi ń jẹ́ àìmà islam àwọn mọ̀náfikí náà sì ń tẹ̀síwájú nínú islam àwọn mọ̀náfikí náà sì ń darí alámọ̀rí àwọn mùsùlùmí ẹwùn kí bákanáà nínú àwọn ròyìn àwọn mọ̀náfikí tọ́lọ̀ ọba fi ròyìn wá òun náà ni kílátù zikri kílátù azikri kí ìrántí kéré ìrántí ọlọ́wọ́ bá kó kéré kí ni wọ́n pè ní ìrántí Ọlọ́run Ọba ìrántí Ọlọ́run Ọba òun ni tó ma ń ta hakọ́kọ́ òwúdíyà tọ́lọ́run Ọba torí ẹ̀ dá wa fún wa ìrántí Ọlọ́run Ọba ló ma ń jẹ́ ká àchíìvù ìjọsìn fọ́lọ́run Ọba torí ẹ̀

ìtànpẹ̀ ní díkùrù ni ẹ̀ torí pé ẹ má gbọ́yé ìyàtọ̀ wà láàrin díkùrù àtàsíkìrí oye so ẹ má kí ẹ má so ìyàtọ̀ wà láàrin díkùrù àti so àkílùkọ rẹ̀ kìí ṣe kí nǹkan pọ̀ kí nǹkan pọ̀ àbíkẹ́yàn ṣe lọ́nà tí ó yapa súnnà nẹ́bí sallallahu àbí kíyàn wá kíyàn wá sí àdádálẹ̀ kíyàn dáwọn àdádálẹ̀ lẹ̀ sínú zikr sínú rántí ọlọ́wọ́ bá wà tí a sọ funfun tó tàbá wọ́n sọ pé kí látò zikr ẹ̀rọ ni ah, àpọ̀ta wọn súfí àwọn ọmọ rántí ọlọ́wọ́ bá gan ara o rárá min aqallin nasi zikran lillah nínú àwọn tó kéré jù nínú rántí ìrántí ọkàn orí ahán tẹkún tójú àti ti gbogbo ara bóòlì yóò ṣe lè yàn rántí Ọlọ́run ọba pẹ̀lú nǹkan tọ́nà ọbọ̀ ní kò fi rántí hun ṣe tẹ́yàn bá ṣe bẹ́ẹ̀ fọ́mí ènìyàn já sápọ̀lé ni bí nísìn mo ní à ah, bóyá bí nísìn bóyá ẹnìkan ẹ̀dàkùn tẹ́ bá ti fẹ́ dákọ̀ mi ẹ fi mr sí kan lápẹ̀lẹ́ sí mr so wá ní àkùkà ah, kòsìbólẹ̀m ìbà tó ń fẹ́ dákọ̀ rẹ̀ ó wá ní mrs alájá ó gbogbo àwọn tí ó tó ní kó má fi rántí òun ẹlẹ́kùn sí tó bá padà débi tó fẹ́ sọ̀rọ̀ tí kò ní kọ́kọ́ wọn ti ẹ̀fún ní ẹ̀wùn kan bó ṣe rínú ọlọ́wọ́ bá ní òfin kan rántí òun fadhkuruni washkuruni wala takfurun pé rántí mi rántí ìwọ́n wá rántí ọlọ́run ọba pẹ̀lú tọ́lọ́run ọba ní kò fi rántí pẹ̀lú tí ó bí ọlọ́run ọba náà pẹ̀lú tí ó bí ọlọ́run ọba náà ọ̀pọ̀lọpọ̀ àdíkìrí tẹ́lòmí ṣe ìbálẹ́jọ́ ní ó jẹ fún lọ́dọ̀ ọlọ́run ọba so nínú àwọn sífà àwọn mùnáfìkí kódà nínú tó hàn ní pé eléyìí náà tó bákọ̀ wọn tó pé tẹ́ bá padà wó nínú gbogbo àzíkìrí tán láwọn ṣe mélòó ló bá súnnà nẹ́bí sallallahu alaihi wasallam mélòó ni wọ́n ṣe bọ́lọ̀ ọba ṣe fẹ́ mélòó ló wá ń lapa tọ́lọ̀ ọba fẹ́ lára wọn yálà ẹ́rí wallahi orísìírísìí nǹkan àwọn ẹni ìdádẹ̀ sínú zikir eh, ọlọ́wọ́ ọba al-kashfu sí káṣùdé so aljazbu o lè máa rántí káka já ọgbà wọ́n já ọgbà lẹ́yà ta ní já ọgbà so àti àwọn míì tí wọ́n kí a máa wó ṣubú lákùn sí ìrántí ọ̀rọ̀ ọba nìyàn so wọ́n kéré nínú ìrántí ọ̀rọ̀ ọba so nínú àwọn sífà nínú àwọn ọ̀rọ̀ yà mẹ́nàfikì ni pé wọ́n kéré lẹ́ni tí ó máa rántí ọ̀rọ̀ ọba wọ́n wúra rẹ̀ wọ́n rẹ̀ wò ọlọ́wọ́ bá ní innal munafiqina yukhadi'una Allah so a munafiki wọ́n rò fáwọn tọ́lọ́wọ́ bá wa huwa khadi'uhum ọlọ́wọ́ bá ló sì ń tẹ̀wọ́n ọlọ́wọ́ bá wọ́n lẹ́ni tí olóròjú so wọ́n dìde pẹ̀lú kásàl pẹ̀lú rojú pẹ̀lú àìfẹ́ kan sí pẹ̀lú àìfẹ́ rúnkí so yọrọ una nas wọ́n ma ṣe ríyà sáwọn èèyàn níbi ọmọ tánkí wala yadhkuruna Allaha illa qalila pé kí díkùrù pọ̀ bí tàwọn súfí ni òun ni ò ṣe àwọn mọ̀náfikí láǹfànífà ní Ka'b radiyallahu anhu ó sọ pé man akthara dhikra Allah ẹni tó bá pọ̀ ní ìrántí Ọlọ́run bá bari'a minhu nifaq nifak yóò yóò bọ́kù lára rẹ̀ ẹjẹ́ tó fún ní ẹ̀rí nípa pé àwọn wọn ní ìrántí ẹni tó bá pọ̀ ní ìrántí Ọlọ́run bá ní fákòókò lára rẹ̀ nínú àwọn tán ya mọ̀nẹ́fìkì jù láyé àwọn falasífà ní tán fira wọn ti sí ara Islam gẹ́bẹ̀ lómi ìsẹ́ mọ́ sọ Muslim philosophers so tanakudot contradictions sẹ́wọ́n mọ́ tó hàn jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí inú àwọn philosopher yìí ìyàtánakọ̀ sùfíyà ó gba tàríkà now àkọ́lá yìí tó tún burú jù tàṣáyìn ọ̀dọ́ so in qaddara Allahu fil umuri baqiyya insha Allah adìbẹ̀ so kíra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pẹ̀lá ní muslim philosopher àbáwọn tí wọ́n torí pé kíni torí pé kíyàn jẹ́ súfí ò túnmọ̀ pé èyàn ń pọ̀ ní ìrántí Ọlọ́run ọba èyàn ń pọ̀ ládàdálẹ̀ èyàn ń pọ̀ ní ìfọ́núfọ́ra ń pa Ọlọ́run ọba èyàn ń pọ̀ ní ẹbọ ìtúmọ̀ súfíyà ni bákan náà nínú àwọn ìròyìn àwọn mùnáfìkí òun àwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ní lára lára mùnáfìkí so àti wọ́n sọ fún wa pé àkàtì hadithi abdullahi ibn amr bíbá so wọ́n látọ̀dọ̀ abdullahi ibn amr radiyallahu anhuma nípa annabi sallallahu alaihi wasallam sọ pé arba'un àwọn kẹmẹ́rin kẹwàá man kunna fihi ẹni tí àwọn kẹmẹ́rin yẹ bá wà lára rẹ̀ kana munafiqan a ní láti máa wọ́ra wa gan láti máa tọ́ra wa sí o anábi wá ní ẹni tí ìwà kan bá wà lára rẹ̀ nú rẹ̀ kanat fihi khoslatun minan nifaq òun náà ní wà kan nù yóò jàmbá trust yẹn tán bá rẹ̀ yóò jàmbá trust yẹn so tí wọ́n bá trust rẹ̀ yóò jàmbá trust rẹ̀ ni yálà sẹ́sìn ni yálà sáyé ni sẹ ní bá ní ìwà yílára fihi khoslatun minan nifaq bákaná wa idha haddatha kadhaba so tó bá sọ̀rọ̀ so tó bá sọ̀rọ̀ yóò parọ́ tó bá sọ̀rọ̀ yóò parọ́ sódá kódà alkezibu nínú àwọn òpó nífàkì ni alimọ́bí Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú hadil alwah wọ́n ni alkezibu miftahun nífàk irọ́ òun ni kọ́kọ́rọ̀ nífàk tí a bá ti pọ̀ nírọ́ hàn wallahi nínú wà tó yẹ kí mu'mini ní láti tún sí lára rẹ̀ ní pé ó gbọ́dọ̀ máa parọ́ ó gbọ́dọ̀ túnra ààrẹ ṣe tó yí pé òdodo làwọn èèyàn ma bá lọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà alìmọ́ ìbìnà kan yìí sọ pé alkẹ́dìbú miftahun nifaq irọ́ rẹ̀ kọ́kọ́rọ́ nifaq ni alhassan al-basri ó sọ pé aslu nifaq ìpìlẹ̀ nifaq o walladhi buniya alayhi nifaq irọ́ pọ̀ fún ọ irọ́ pẹ̀fẹ́ lómi ní torí nǹkan tí ó jẹ àwọn èèyàn tó sì wá wàláhì àwọn èèyàn ti halala rọ àwọn èèyàn ti ṣe irọ́ lẹ́tọ̀ fúnra wọn àbá parọ́ fún abáhùn sáwọn kọ́sọ́mọ́ wà fi wálẹ̀ ni àbí ọba parọ́ fún abáhùn sí wà rí kankan èèyàn ni irọ́ ló ń pa irú ẹni bẹ́ẹ̀ èèyàn páyà ní fáàkù fún bákaná annabi sallallahu alaihi wasallam sọ pé wa idha ahada ghadar tó bá tó bá ṣe àdéhùn àbí tó bá búra àbí tó bá wọnú convenant kan pẹ̀lú ìyẹ̀kẹ́ ghadar yóò jàmbá kọ́lá ilé nínú ó wà nínú àwọn sífàtì àwọn mùnáfikí ìpìlẹ̀ tó lọ bá fi bínú sí wọn gẹn Allah bá sọ nínú Qur'an pé wa minhum man ahada Allah Allahu akbar in bẹnu wọn tán sí kí ni tí wọ́n ṣe áhùdù tí wọ́n búra fọ́nà ọba tán bọ́nà ọba sàdéhùn ìpé la'in atana ọlọ́run ọba dánwà wò lọ́nà táàmà sẹ́nu ìgbà tí wọ́n sọ nǹkan yìí ìgbà tí wọ́n sọ nǹkan yìí àwọn nǹkan èrè oko tí jáde àwọn nǹkan èrè oko tí jáde ọlọ́run ọba wá dánwò ìgbà tí àwọn nǹkan oko wá jáde ìgbà yẹn ni ogun ya ogun Tabuk ah Allahu Akbar ẹ̀kọ́ pọ̀ gan fún wa nínú àwọn sí àwọn sẹ́yìn pé ogun tàbúkù yìí tán nẹ́bí sallallahu alaihi wasallam tọ́nà ọba sọ àwọn àyàtì tó pọ̀ gan inú sọ́tù taubà nípa àwọn mẹ́láfikẹ́ torí ẹ̀ sẹ́yìn ogun jagun àwọn wọ́n ò jagun fún ń bẹ nínú tàbí kò sí kìtàlù nínú ogun tàbí òun sí lọ́nà ọba sì fi láàánà àwọn mùnáfìkí tó fi sọ̀rọ̀ wọn bámú torí pé kìí ṣe nípa ogun yẹn wọ́n jagun ò jagun kọ́ kí ni bóò náà ṣe rẹ́dì fọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ sí kí ni wọ́n rẹ́dì láti fún ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ àwọn mùnáfìkí wọ́n wá retí kí késo yọ èso wá yọ lànẹ́bì ká lọ sógun Tabuk àwọn èèyàn kọ̀ọ̀kan wáyìí láwọn kan lẹ̀ wọ́n yìí ṣe mọ̀ pé normally èyàn ó fa àwọn kan mí ìpamá tí èyàn mọ̀ jẹ lọ fún ìgbà tí èyàn tó fi rérò kò mí àrí ṣe wá láwọn mùmí ní àwọn wá ń fi àwọn nǹkan táwọn ní àwọn nǹkan táwọn fi pamọ́ àwọn ń fílẹ̀ fún ọ̀pá tó jíṣẹ́ rẹ̀ so ẹlòmí nǹkan tí ò tún ní so hazanan alla yajidu ma yunfiqun bí i bá ní látara pé kò rí nǹkan tí ó tún fi fílẹ̀ ìtàstọ̀ ní ohun ò tí ká èrè kó wọn ẹwọ́n àwò mẹ́lẹ́fì kí wá promise ọ̀nà ọba pé àlá in àtànà Allahu min fadli tó náà bá fi fún wa náà ọlá rẹ̀ lana sọ́dakọ́ na á sì wa lanakunanna mina salihin á sì wà nínú àwọn èèyàn tí ó dá orùpó lè predict tẹ́sì ọlọ́ọ̀bá ní tọ́lọ́wọ́ fi dán orùpó lè predict ọlọ́ọ̀bá ní falamma atahum min fadlihi nígbà tọ́lọ́wọ́ bá wá fún wọn nínú ọlá rẹ̀ bakhilu bihi wọ́n sáhún pẹ̀lú rẹ̀ wa tawallaw wa hum mu'ridun wọ́n sì gún nípò lẹ́ni tí wọ́n kọjú kú fa'aqabahum nifaqan fi qulubihim ìlà yawmi yalqawna títí wọ́n fi bọ́lọ̀ ọba ìjàmbá àdéhùn pẹ̀lú ọlọ́run ọba òun sàdéhùn pẹ̀lú ọlọ́run ọba ó sì ń jàmbá rẹ̀ gbogbo wa láwà nínú àdéhùn pẹ̀lú ọlọ́run ọba nípa jọ́sì fún átẹ̀lójíṣẹ́ tó bá rán sí wa

kí ẹmọ tẹ́m̀bẹ̀lẹ́sẹ̀ nínú àwọn ìwà mùnáfìkí ni musulmi ẹjẹ́ ń ká ọ̀rọ̀ ibn Mas'ud fún yín ibn Mas'ud sọ pé innal mu'min ẹ̀rí mu'min yóò yara dhunubahu ka'annahu fi asli jabal yakhafu an yaqa' alayhi yóò mọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bí àpọ̀ wà lábẹ́ àpáta tápa tafẹ́ wólùn lórí ni wa innal munafiq ẹ̀rí munafiq yóò yara dhunubahu ka dubab yóò mọ̀ rẹ́ṣẹ̀ rẹ̀ bí dubab bí èsì sinmi waqa'a ala anfi tó bà lórí mú rẹ̀ qala bihi hakaza yóò mọ̀ agbọ̀n dánù báyìí ìwà mùmínì ni pé kó mọ́ rí ẹsẹ̀ rẹ̀ bígbà pé àwọn ti fẹ́ parun lọ́jọ́ kan ìkannú àwọn hanzọ́lá hanzọ́lá ìkannú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá náfàkọ́t hanzọ́lá àbí náfàkọ́ hanzọ́lá gbà hanzọ́lá ti ṣe nifaq wọ́n kí ló dé wọ́n ni a ah, tó ń bá wà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àwọn ọmọ rí alkiyama àwọn ọmọ aljanna wájú àwọn ọmọ rí náà báyìí báwọn bá tún padà lọlé ẹni ní ìpé àwọn bá tún padà lọlé àbọ́kìrì náà bá bẹ̀rẹ̀ sí sunkún pé tọ́ ilé iná wà lára wọn ẹwà àwọn èèyàn ẹwà àwọn èèyàn ìta àkà fún àwọn náà pa Umar tí ó mọ́rù bú sẹ́kún ẹlòmí ò páyà ní fáfẹ́ ẹlòmí ń ronú bí ó sì máa so abubakiri náà bá bú sẹ́kún pé tọ́ yálẹ̀ bá nabi sànnabi wá wọ́n lọ bá nabi anabi wọ́n sára ìfún òun gangan ló fi hàn pẹ́ ìsìn mùnáfìkì torí pé mùnáfìkì ò ní páyà pé òun di mùnáfìkì má ó wá nínú ọ̀rọ̀ àwọn sálàfù náà tó pọ̀ gan pé àpẹẹrẹ tí yẹn fi máa pé yẹn di ni pé tí ò bá ti páyà má so kí yẹn máa tẹ́m̀bẹ̀lẹ̀sẹ̀ nínú àwọn mùnáfìkì kò sí tó ṣe kò yahoo pé òsìn tó ṣe ẹ̀yìn lọ́rọ̀ èèyàn ní àmẹ́ni tó bá fẹ́ jẹ́ kó jẹ́ sẹ́wọ̀n kẹ kí ẹ̀mà tẹ́mbẹ́lẹ́sẹ̀ kí ẹ̀mà ma sunkún lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni pé á ibo ni alámàrí òun padà já sí báyìí bákan ni so ìmá banújẹ́ tí dáadáa tó bá ti ṣẹlẹ̀ sáwọn musulmi àti ìmá dunú tí aburú bá ṣẹlẹ̀ sáwọn musulmi tí dáadáa wá ṣẹlẹ̀ sáwọn kèfèrí nínú sífà àwọn mùnáfíkí ni tí dáadáa bá ṣẹlẹ̀ sáwọn musulmi mú mọ̀ banújẹ́ in tẹ́fìrí ni ẹ pé ẹ Muhammadu imam ṣẹwàlákùnrin yẹn ìgbà tí kílọ́gọ́ ìgbà táwọn tán já sí àlógún ìgbà tán já wọn lógún so táwọn sí tán bá sí nǹkan wọn báyìí ó ti sáré kàn kẹkàn yóò ti sáré máa ẹ́ kìníkan ẹ́ yóò máa wá yóò máa ṣe rọ́mù yíwọn pẹ̀lú àwọn oríṣìíríṣìí àwọn ìròyìn burúkú ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n ni pé kò sẹ́ni tó fọ́ ọkàn kò sẹ́ni tó sọpọ́tì ìràhábò kò sẹ́ni tó sọpọ́tì terrorism ó sì ṣe pé gbà tí wọ́n lọ bló mọ́sálásí àwọn ìṣíyà ni wọ́n wá jáde síta so yìí yàwòrán kí ní ìfún wa pé kẹ́lùmí ní kéèyàn máa wúra rẹ̀ ó sì ṣe pé gbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ dáadáa bá ń ṣẹlẹ̀ sáwọn súnnà wọ́n gbáfà wá nínú tí ẹ ń bàjẹ́ ṣìyànlẹ̀ láti wúra rẹ̀ gọ́ ọlọ́wọ́ bá sọ pé in tusibka hasanatun tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ tasu'uhum yóò bà wọn jẹ́ wa in tusibka musibatun tádánwò bá wá ṣẹlẹ̀ sí ọ yaqulu qad akhadhna amrana min qabl ah àwa ti mú alamari àwa ti di alamari wa tẹ́lẹ̀ àwa ti protect ara wa tẹ́lẹ̀ àwa lè insurance kí ni insurance yẹn ni fact tí n kama tí àdánwò bá kà náà bí ah ọlọ́n sí àwa insure ara wa insurance tàwọn mọ̀lẹ́fì kí ni pé à ah, nípìlẹ̀ náà àwa kẹsí gbàpá àgbàgbọ́ ni àwa ti ní àwọn kòfààrì tán mọ̀ wá dáadáa tásìmọ̀ pàjọ wa ni so a ní plan b sọ́nà ọba sọ pé ويتولوا وهم فرحون so wọ́n sì gúnú kò lẹ́ni tí wọ́n dúnú pé àwa ní backup plan ẹlòmí náà ní backup nù sàràfíà ọ̀ àìbá àmà bí tí ó wà já sí ẹ̀yà ìmá báwọn alárọ́sí ní ẹ̀dẹ́ àtàwọn ọmọ rẹ̀ àmà bí tí ọ̀rọ̀ àmà yóò padà já sí lọ́la dáadáa àjọ wà náà ni lan naqbaluk à nígbà ọláyéláyé so wọ́n ni wọ̀hún farihun wọ́n ma dúnú ọlọ́ọ̀bá ni kullan yusibana sọ fún wọn pé kò ní kàn wá illa ma kataba Allahu lana àyàfin tọ́nà ọba kọmọ wa so kò ní kàn mùmìní nínú àdìsọ́kàn mùmìní ni pé gbogbo tó bá dé bá Ọlọ́run ló kọ nínú àdìsọ́kàn mùnáfìkí ni pé aburú ò gbọdọ̀ ọlápẹ́ ìṣe súnnà lẹ́yìn gbogbo àwọn aburú ìfin kàmí o kàmínà ti ń ṣe súnfí láti jọ ya bóyàn bá ti ra lexus wallahi ọ̀rọ̀ ni kullan yusibana illa ma Allahu lana ẹnìkan sọ wọ́lọ̀wọ̀n kan ní pé ìkannú àwọn tí ti dákúfúrúwò ó ní òun mọ̀ pé ọlọ́ọ̀bá ní

ẹwọ̀n kan wala hawla wala quwwata illa billah ẹwọ̀n kan so nínú sífà mẹ́rin kìrìkẹ́ yẹmọ́ pé àdánwò gbọ́dọ̀ dé báwọn mùmíní lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana ọlọ́wọ́ bá ní maulawa wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́wọ́ wa in tusibkum sayyi'atun bọ̀ tí aburú bá kẹ́yìn yafrahu biha wọ́n wà máa dúnú pẹ̀lú rẹ̀ ọ̀nà ọba ní wa in tasbiru amẹ́yìn o tẹ bá ṣe sùúrù wa tattaqu tẹ́ sì páyà lọ́wọ́ ba la yadurrukum kayduhum ni wípé kíyàn dáláhán kíyàn máa fi sára ya gúrú kíyàn máa fi ìdáláhán kíyàn máa fi sára ya gúrú àti kíyàn máa fi súrọ̀ tó dá kíyàn máa fi gbaburú síta nínú tọ́lọ̀ bá fi ròyìn àwọn mọ̀nàfikí ni kíyàn máa fi ìdáláhán rárá súnnà gbogbo tẹ́ sọ pa súnnà já súnnà gbogbo ẹ̀ ló correct Allah ní wa minan nasi man yu'jibuka qawluhu fil hayati dunya fi qalbi yóò wà lẹ́mì mìíràn nìyàn sẹ́wọ̀n gan so ó pọ̀ gan rápẹ́ risala kan wà tí Allama Ibn al-Qayyim nípa sífà àwọn munafiqin so ó wà ní Madarij as-Salikin so ní àwọn kan tó pọ̀ gan tó dí Qur'an kú kẹ́kẹ́ fún òyìn àwọn munafiqin àtàwọn kan tánà dáwò so but inshallah ẹnu àwọn kan táwò nìyàn kálọ sí nọ́kútọ̀ mi ان شاء الله نختم بهذه النقطه ان شاء الله لاي نقطه سو نينو اوا انكتا تافو وناني الخوف من النفاق كين يقايا نفاق الحسن البصري وصف ما خوفه الا مؤمن اني كون ني قايا نفاق ويا في مؤمن وما امنه الا منافق اني كون سنيفه مي بالا ني بي نفاق ويا في منافقين ibn abi malika gẹ́bí ó ṣe wá nínú bukhari mu'allaqan ó sọ pé adraktu thalathina min ashabin nabiyyi sallallahu alaihi wasallam allahu akbar allahu akbar ó ní adraktu thalathina min ashabin nabiyyi sallallahu alaihi wasallam olóhun pàdé àwọn táàtì nínú àwọn sahabi annabi sallallahu alaihi wasallam kullahum kulluhum yakhafu an-nifaq ala nafsihi gbogbo wọn na máa ń páyà nifaq fúnra rẹ̀ ma minhum ahadun yaqul kò sí kankan nínú wọn tó máa sọ pé innahu ala imani jibril wa mikail kò sẹ́ni kankan nínú wọn tó máa sọ pé imani wọn jibril àbí mikail nínú tàríkù damask ti ibn asakir wọ́n dàgbọ́n gbà látọ̀dọ̀ jubair pé jubair ibn نفير أني دخلت على أبي الدرداء أني موليت أبي الدرداء منزله بحمص إلي رتواني حمص فإذا هو قائم يصلي في مسجده لمسألة سيرة فلما جلس يتشهد وجقوا ستشهد جعل يتعوذ بالله من النفاق ìwọ́n wọ́sọ̀ di ọlọ́wọ́ bá nínú nifaq falamman sarafa qultu nígbà tó wá kún bẹ́ wọ́n sọ pé qultu láhù máa sọ fún pé ghafarallahu laka ya Aba Darda kọ́lọ̀ bá kó foríjọ ibẹ̀ Abu Darda amma so kí ló kàn wọ́ àti wa ma sha'nuka wa sha'nu nifaq <coughs> kí ló kàn wọ́ àti فقال اللهم غفرا اللهم با فرجيو اللهم غفرا اللهم با فرجيو اللهم غفرا اللهم با فرجيو لا يأمن البلاء من يأمن البلاء الله أكبر الله أكبر أبو درلا سقوي لا يأمن البلاء من يأمن البلاء قولي ني أبو نو أدو أني تمير بالي كولا دا أدو wallahi Abu Darda sọ pé búbúra pẹ̀lú ọlọ́run bá o inna rajula la yuftina an sa'atin wahida èyàn yí èyàn o wọ́n lè dan dánwò nígbà kan báyìí fayaglibu an din yusuf si sì rẹ̀ al-Hafiz ibn Hajar rahimahullahu ta'ala wọ́n sọ nínú Fathul Bari wọ́n ni wa qad jazama bi annahum kanu yakhafuna an-nifaq fil a'mal ولم ينقل عن غيرهم خلاف ذلك wọ́n ní àwọn tó ju ẹyọ kan lọ wọ́n ma ń páyà ní fàkì fún àwọn ولم ينقل عن غيرهم خلاف ذلك wọ́n ò sì gba nǹkan mí tó yàtọ̀ sí báyìí wá كأنه إجماع bí pàpẹ́ ìjìmá ni lọ́dọ̀ àwọn sàhábà وذلك لأن المؤمن eléyìí ni pé torí pé mùmìnì o قد يعرض له في علمه ó lè padà sí mùsùlùmí níbi ìmá rẹ̀ ma yẹ ṣùgbùkù nǹkan tí ó padà dá ìmọ̀ yẹrù mọ́ lọ́wọ́ mimma yukhalifu al-ikhlas nínú àwọn nǹkan tó yapa ikhlas wallahu